الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفى الله سبحانه وتعالى أترى لكم كاتب جفون النبي محمد صلى الله عليه وآله وسلم bí tí a ti dúó ní wípé gbàtí ọlọ́ọ̀bá alékẹ́ ọlá tí wọ́n ń sọ̀rọ̀ nípa náàbì Isa alaihissalam àti ìyá wọn so Sheikh Rabi bin Hadi wọ́n tẹ̀síwájú wani wal qawlul haqqu huwa alladhi qalahu Allahu عبدا ورسولا كما اصطفى غيره لحمل رسالته وتبليغها إلى البشر ليحقق الغاية التي خلقهم من أجلها وهي عبادته وحده وإخلاص الدين له so wọ́n ní ọ̀rọ̀ tí ń jẹ́ ọ̀rọ̀ òdodo léyìí tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ọ̀nà ni tí wọ́n ti sọ yẹn wọ́n ní pé Ọlọ́run subhanahu wa ta'ala àwọn ni wọ́n dá Jésù àwọn náà dẹ̀ ni wọ́n dá wọn tí wọ́n ti lọ síwájú àtàwọn tí wọ́n bọ̀ wá lẹ́yìn nínú àwọn èèyàn àti àwọn àlìjànú Ọlọ́run dẹ̀ ni ó dá wọn bẹ́ẹ̀ fún ìjọsìn fún Ọlọ́run Ọba Ọlọ́run Ọba wá sa àwọn òjíṣẹ́ kan àtàwọn ẹrúsìn rẹ̀ kan Ọlọ́run Ọba sa wọn lẹ́ṣà gẹ́gẹ́ bó sì sa wọn míì lẹ́ṣà lórí pé kí wọ́n gbé òrìṣálà kí wọ́n gbé walaqad ballagha Isa risalatahu ala ahsanil wujuh Ànábì Isa dẹ̀ ni alayhi salam ìkẹ́ ọlọ́ọba àti àánú ọlọ́ọba kuma bá wọn Jésù wọ́n jíṣẹ́ wọn ní ojú ọ̀nà tí fi ń pé jù wa kana fi tali'atil abidina al-khashi'ina lillahi rabbil alamin min ummatihim wọ́n wà wọ́n jẹ́ àkọ́kọ́ wọ́n wà ní list ní number one nínú àwọn tí wọ́n jẹ́ ẹrú tí wọ́n ń sin Ọlọ́run tí wọ́n níbẹ̀rù Ọlọ́run ọba

هذه هي منزلة نبي الله ورسوله عيسى عليه السلام eléyìí ni ipò òjíṣẹ́ Ọlọ́run Ọba àti ẹrúsìn Ọlọ́run Ọba Ànábì Ìsá Jésù Kristi nínú ẹ̀sìn Islam fil Islam walada umma walada ummati Islam bá wa mùsùlùmí ayé general lápapọ̀ bá ṣe ń wọ́n ní o wa dhalika huwa al-haqq wa ma siwahu huwa al-ifku wa ad-dalal alladhi yashhadu bi butlanihi ash-shara'i wal-uqul al-fitar gbogbo tó bá ti wá yàtọ̀ sílé ìbàjẹ́ ni anù ni ìrọ́dẹ̀ ni a ohun tó dẹ̀ tọ́ka lórí pé ìjẹ́rọ rẹ̀ ìjẹ́ ìbàjẹ́ rẹ̀ ìjẹ́ anù rẹ̀ gbogbo ẹ̀sìn gbogbo òfin gbogbo àwọn ẹ̀sìn gbogbo àwọn òjíṣẹ́ tọ́lọ̀n ti rán ṣẹ̀rí àtán kò sí ìtẹ́ ti gbọ́m̀bẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ọpọlọ tó bá pé yóò rí pé wallahi bí Kùránì sí ìròyìn wọn náà lò dúdú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo fítọ́rọ̀ gbogbo innate disposition like àdámọ́tọ́lọ́wọ́ bá dáwa tẹba fọmọ́lẹ̀ covid àgbà kò ní gbà lọ́wọ́ yín pé mẹ́ta lọ̀kan lọ́wọ́ kò ní gbà left part kékeré náà lẹ́ni láti tètè mọ́ gbámọ́lá kò ní gbà yọrọ mẹ́ta wá ní yọrọ ẹyọkan níṣẹ́ ẹyọkan ní ẹyọkan ní ẹyọkan ní ibẹ̀lẹ́ ti rí ìsọkúsọ tí kan nínú àwọn olùṣèwà sísọ tó tó bá dàgbà tàbá bèèrè pé ta lọ́lọ́run rẹ̀ yóò ní ó ní yóò ní ìyá òun lọ́lọ́run wa hadha mukhalifun tamaman li shara'i kulli irọ́ fítọ́rọ̀ yóò wà lórí fítọ́rọ̀ pé ara kò ní ó lè má nímọ̀ nípa rẹ̀ o bọ̀ yóò kàwọ́ sọ́wọ́n báyìí ni pé ara ọlọ́ọ̀bá ló dámisẹ́ ó lè má ní deep knowledge ó wà kókó wá kẹ́kọ̀ọ́ nípa Islam bọ̀ yóò mọ̀ naturally pé ara Ọlọ́run ọba yọ̀kan ló wà in ti gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba iṣẹ́ wá jẹ́ nìyẹn gẹ́gẹ́ bí àwọn verses tó ti kà fún yín náà nínú bíbélì láwọn ìjòkó tó ti kọjá gbogbo wọn wọ́n sọ pé ọlọ́run ọba sẹ́ ẹyọ̀kan ni ẹyọ̀kan ni ẹyọ̀kan ni ọlọ́run ẹyọ̀kan ni Abraham sìn ọlọ́run ẹyọ̀kan ni Moses sìn ọlọ́run ẹyọ̀kan ni Samuel sìn ọlọ́run ẹyọ̀kan ni Jeremiah sìn ẹyọ̀kan ni Adam Noah gbogbo ẹyọ̀kan ni wọ́n sìn èyí ṣe bóò ni ó sì wá débì kan táwa ni pé ó ti padà wá di mẹ́ta lẹ́yọ̀kan pàápàá jùlọ àwọn tó padà dìsáìdì mẹ́ta lọ́kan yẹn fún wa kìí ṣàwọn ànábí ọlọ́run kìkì ń sàwọn òjíṣẹ́ ọlọ́run àwọn róòmù ni wọ́n láìbí tàṣe gbé wá nìyànra hátànú àwọn débi pé àwọn scholars christianity ò rí bí dákíní ẹnu àánà kódà bọ́sẹ̀ lóòtọ́ bọ́sẹ̀ṣẹ́ wọ́n ni ẹ ó kẹ̀yẹ pé holy spirit ló kàn wára wọn ẹwù kan báyìí abraham kò sí moses kò sí adam kò sí wára jésù àbáríkì gbogbo àwọn ènìyàn kọ́ wọ́n jọ́sìn fún ọlọ́run ọba ẹyọ kan látara bẹ́ẹ̀ òun ló fi jẹ́ kó wá clear wípé in tó bá ti wá ní ṣe pẹ̀lú ẹ̀sìn o lakum dinukum waliyadi òun láfi máa ń pàkíyèsí sí wípé tabájọ aláwùjọ ẹgbọ́n àwùjọ ta wà yìí tó wà sẹ́kúlà ṣe báyìí àbí mùsùlùmí ó wà ní mọ́ṣálásí in ṣe ìjọsìn rẹ̀ pẹ̀lú bìlífù tí ẹ̀ ó dẹ̀ bìlífù náà ń ṣe tí ẹ̀ pẹ̀lú bìlífù rẹ̀ bìlífù ti ẹ̀nẹ́dẹ̀ ní pé ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí òrìṣà kan lẹ́ ń sìn òrìṣà yẹn ń bẹ ní maka ìbẹ̀lẹ̀ mọ́ ń kọjú sí lójoojúmọ́ bìlífù àwọn kírísẹ̀nì yẹn nípa wa o lè tá àmà tara wa ẹ mọ́ sọ pé tánṣì ò dáa ẹ sáwọn gbà táwọn ìhìn táwọn sí dáni ọkàn tara rẹ ni mọ́ tó bá di bí ọ̀rọ̀ ayé kò sí tó ṣe kájọ bára wa sí bí ọ̀rọ̀ ayé kò sí tó ṣe ní tọ́lọ̀ Islam in Islam kọ́ wa o ní pé la yanhakumullahu ani alladhina lam yuqatilukum fid din ọlọ́run láwọn tí wọ́n bá bá yín jà bí ẹ̀sìn kírísítẹ̀ ni o lè gbéṣẹ́ fún ẹbà ń ṣe kápíntà ìdákun bọ̀ kírísítẹ̀ ní mi ẹ̀ẹ́ kí alákùn kan kí níjàre o lè ra nǹkan lọ́dọ̀ rẹ̀ òun lè ra nǹkan lọ́dọ̀ rẹ̀ in tọ́lọ̀ ń sọ fáwà nínú Kùránì yẹn jẹ́ pé láfí ń kọ́ṣẹ̀ pé àwọn tọ́lọmọ́ láwọn lọ ń bọ́m̀bù àwọn kírísítẹ̀ mi ò mọ́ bí tán ti rí o ẹ̀dẹ̀ kírísítẹ̀ ṣẹ́ kàlọ́ ìkàlọ́ ń pa wọ́n kò sẹ́n ní ẹ pa wọ́n wọ́n ní ẹ má bà wọn ṣẹ̀sìn ni ta ló ní ẹ má pa wọ́n kò sẹ́n tó ní ẹ má pa wọ́n ẹjẹ́ kan wá clear rújú kan mẹ́rin ó láwọn ọ̀rọ̀ òpònú kan táwọn ìlú yìí máa ń sọ lọ́dọọdún wọ́n mọ́ rò bí ọ̀rọ̀ yẹn múlà ká ìdání ẹ ní ìsìn ẹni ká mọ́ sọdún kérésìmesì èdè ní ká mọ́ ṣe new year ẹ lọ́dún ẹbọ ni kìníkan kìníkan ṣe bí ọdún náǹkà tán fi ń fẹ́ iná lówó oṣù nínú àwọn ọ̀rọ̀ tó yọ̀rọ̀ ẹran kò jù láyé mọ̀rọ̀ rẹ̀ wọ́lá mo ó ti àátọ́ ti máa gbàgbàlagbà ló ah ta ló sọ̀rọ̀ ok ẹ máa wo yóò ní so ìgbà tó ṣe pé ṣe bí ẹ monday tuesday wednesday òun là ń kà kíní kan owó nàìjíríà náà ìgbà wo tó bá di end of the month o ni wọ́n sanwó fún yín ọ̀ṣẹ́ sọ pọ̀ gba owó ipò owó ẹbọ ni ẹ́dàkùn sí owó ẹbọ lèyìn ó dé ọya ṣàlẹ́bọ̀ ọ̀dọ̀ jó ẹbọ ṣe wọ́n fún mi lówó pé owó wípé kíná ń pè ọlọ́ọ̀bá bímọ owó kíná fún mi jẹ́má owó pé mo ṣiṣẹ́ ẹbọ nínú Islam tọ́lùmbá sọ́rọ̀ ń jòkó àwọn yíwa àgbàlagbà àwọn àbẹ̀gbò àmọ́ sí ń wò lẹ́ ń se ẹni tó ẹkẹ sáré sọ okùn sí lọ́gùn kẹ gbé lọ sí àgbègbè tó ti ń wò láàkáyàwó ẹ̀ kìní kan ìgbàwó ọ̀sílọ̀ gbówó wọ́n tún mọ́ ìmí ò tí ẹ̀rẹ́ ti dáadáa bùkọ́ sọ̀rọ̀ yóò bá láàkáyì mú ta ní sọ̀rọ̀ ayé kí ló tọ́ ń gbọ́rọ̀ ayé wọ́rọ̀ ẹ̀sìn ó wá ní ẹ kí náà pé ọ̀sílọ̀ lo fóònù mọ́ ṣùgbọ́n kìfèrí ló ṣe fóònù yẹn <laughs> ó dájú pé ó dájú wípé ẹ̀ mọ́ tẹ́ǹṣe wọ̀mọ́ ok ma wùlẹ̀ kírùn náà ma fẹ̀ka kọrí sí sọ́ọ̀sì kọlọmọ sí jọ́sìn lọ́dọ̀ wọn ṣe bó àbí owó wọn lọ ń nábàá fóònù wọn lọ ń lò mọ́tò wọn lọ ń gùn ṣe bá ń kèfèé kí ló ṣe mọ́tò tán lò fẹ̀ka má ṣe Islam ìjú ẹni pé Islam orí nǹkan kan ṣe fẹ̀ka bọ́ sórí ẹ̀sìn wọn gàbádá yánà bọ́ sórí ẹ̀ straight fẹ̀ka má ṣẹ̀sìn wọn a gbogbo tán ṣe change belief ẹ ìtú ẹni pé Kùránì ò ṣe lò nù lú inú ìgbà tó pọ̀ wọn là ń lò ìgbésí ayé wọn sì là ń gbé so gbé kùránì sẹ́gbẹ́ kan gbà náà kó fẹ́ kán mọ́ tẹ̀léwé wọn náà ọ̀rọ̀ yìí ò lọ àwọn èèyàn dẹ̀ ní oúnjẹ kú jẹ ni wọn wọ́n kàn máa fi ń tẹ̀lé fẹ́ẹ̀nú ni ẹ wá mọ̀ wó ó wá ń sọ wípé ẹ̀yin ẹ dákun kí ni ká jẹ oúnjẹ kí ló ní ṣe pẹ̀lú pé àá wọ́n náà mọ̀ ọmọ kó jẹ ní àbún sọdún tó ṣe pé ó wà kódà kó mọ́ dàìrẹ́kẹ̀ bọ̀ ó wà eh, eh, pẹ̀lú ìtumọ̀ rẹ̀ ó tàbùkù báyà rẹ̀ àbí bá bàbá rẹ̀ kódà ó lè má láàmálẹ̀ bọ̀ ọdún yẹn tàbùkù bàbá rẹ̀ àti yá rẹ̀ bóyá tán ṣe ń bí ọdún yẹn ó takò nǹkan tí bàbá rẹ̀ àti yá rẹ̀ bá ń ṣe rí àwọn sọdún yẹn ṣé kò ní sí nínú pé ẹjọ́ ń sọdún ní kọ gúnjẹ wọn ya ó yẹ gúnjẹ wá o bàbá àyá àkódà ẹ̀ tán ṣe lẹ́nìí ọdún tó rí báyìí yọ́ mọ̀ wípé ọdún tó tàbùkù mi bẹ́ẹ̀ náà bíbẹ̀ kọ́ wáwo tó wá tàbùkù ọlọ́run ọba subhanahu wa ta'ala wa ta'amul ladhina utul kitaba hillul lakum bẹ́ẹ̀ ni áyà yẹwà a lè jẹ oúnjẹ wọn tó bá gbé wálé ní ọdá dè kò síṣù pẹ̀lú ẹ̀ ajẹ́dàdà anábì jẹ́ sallallahu alaihi wasallam in tí òye wọn yẹ sí ẹnìkan invite musulmi ah afẹ́ ìdápa ah, mo dáná kan ráìsì sí ẹgbẹ́ wá kí ló ṣe mo ń ṣe kí ní ah, ẹgbẹ́ wá kò tó ṣe jíjẹ ni àpọ̀ ah, bí wọ́n yíyà oúnjẹ wá ní ara wò ẹ má sì gbọ́ wò à oúnjẹ ọdún belief Islam ti ok mo kan bí pastor o ilé o ti ṣe lè ti pẹ́ wọn àṣẹ̀wà bá gbé jáde nítorí àwọn tán tẹ̀lé motion pastor ni ìlú ń sọ̀rọ̀ yìí ó ń lálà sí christian yókù ní pé kí ló tẹ̀ bá wọn jóúnjẹ ọdún léyàwó sẹ́mọ̀ pé ọdún òsà ni wọ́n ń ṣe ni ọmọ ya kà ló sẹ́lẹ̀ sí milana ma ó ma rẹ̀ rìbá ìpé ohun kàmáyì búdẹ̀ yìí sọ́yẹ kí ló kàmí mi ò ní problem pẹ̀lú ẹ̀ ó ń tọ́ka lórí pé ó mọ se ń ṣe ni ẹ̀ ó mọ tí ń ṣe ó ní ọdún ó ní because bí Muhammadu yẹn ṣáyìnbá Muhammadu jíṣẹ́ ọlọ́wọ́ ìwọ tó ń gbarata fún àwọn christian wà bá ń bèèrè lọ christian pé sí wọ́n gba muhammad lòdì sí ọlọ́run ọmọ tó wọ́n kí muhammad ní antichrist dajjal òpùrọ́ ẹni tó lọ́hun tíra ó wá lọ́rùn bá bọ́hun sọ́rọ̀ wòlé èké muhammadu nìyẹn sallallahu alaihi wasallam ó kí rá àwọn ezekiel níwà facebook àbí ìwọ òkúdà kàmọ́ ní tí ẹ wọ́n facebook tó má bẹ̀rẹ̀ bú allah tó gbẹ́gbà pé allah kìí sọ́lọ́n tó bá tó dá sánmà àtilẹ̀ ọlọ́run ò sàkẹ táwọn mùsùlùmí sí wọ́n ní bẹnu kàábà believe àwọn christian ní nípa tiwa ṣé mo ayọ̀dà sí wọn ṣé mo yọ̀bẹ́ sí wọn believe tí ń rẹ mọ́ wọ́rí tó bá di yamal kiyama ajọ̀rọ̀ pàdé wájú ọlọ́run ọba ó ti rí báyìí àbí so àwọn dìsìn wọ́n sì believe ọgọ̀rọ̀nú àwọn christian sì believe pàwọn mùsùlùmí lóòtọ́ là ń ṣe genocide àwọn pé nínú ìlú tàwà yìí so nǹkan wọ́n ti ń ké fáwọn ará Palestine tẹ́lẹ̀ pé àwọn yẹ̀wúdí wọ̀n kí ń sọmọ̀ yáyín wọ́n ní ọrọ̀ ọmọ yáwa ni wọ́n fi áyà Kùránì nílẹ̀ àwọn kọ̀rọ̀dọ́wì ṣe fàtíwá fún ọmọ yáwọn ní wọ́n nígbàtí nẹta yáwò mú wọn tó bẹ̀rẹ̀ sí ní wọ́n bọ́m̀bùlé ayé wọn wọ́n gbà kí wọ́n gbà ah, àwọn ìṣọ́mọ yáwà mọ́ ẹ̀ẹ́ mú bí ọlọ́mọ yáyí ni wọ́n ni ọlọ́run pè láyé rẹ̀ an kùmùlẹ̀ yahudu wà lẹ́nà sọ́rọ̀ hátà tẹ̀tẹ́bíá millatahum ọlọ́run ní ṣe rá kò síbẹ̀ ṣe lè compromise sí ti kí wọ́n tó kú dírù wọn àmú wọn ó ṣùwà lọ́dọ̀ obìnrin kan tó jẹ́ christian abijiu wọ́n fi mortgage wọ́n mortgage ní kí ma gbé fóònù fún ọ̀dà ẹfún ráìsì agolo kan tí ma ti dá ráìsì agolo ẹ̀kan ìpadà ìwà gba fóònù padà tánàbí fi kú kí ní ẹ̀sìn mẹ́ lọ́wọ́ obìnrin ìtìmẹ̀ nípa náà Madina ànẹ́bì pé gbogbo wọn ọgbà àwọn olórí àwọn jíwà àtàwọn kìí ṣe ẹwà Madina ha wà mẹ́yìn náà ń gbé nù lú ẹ̀ ń gbé abẹ́ ìlú yìí bó láṣẹjọ protect ìlú yìí so kò sí tó ṣe kábà ń ṣe níbi ọ̀rọ̀ ayé kò wọ́n gẹ̀rẹ́ and also níbi ọ̀rọ̀ kíkí kátùmọ̀ agbàgbé àfáàmọ́ kíkẹ̀ sí kíníkan kò sí tó ṣe kíyàn kí wọ́n bí ma àá kí wọ́n mọ̀ná má gbóúnjẹ wá jẹ́ wọ́n ń ṣègbéyàwó ẹkùn náà ẹkùn kìíní ẹni ọlọ́wọ́ fọ́rẹ́ khalas tamshi bọ́ta uh, ibi tákà tí wá lọ sí ìgbéyàwó church ni uh, ẹ̀sán kí mùsùlùmí lè mi àwọn kí ní ẹ̀lẹ́ yóò mọ̀ note tó bá ti ní ṣe pẹ̀lú ẹ̀sìn ẹ̀rọ láàmì lè tẹ̀lé yín lọ ẹ̀ lè tẹ̀lé yín lọ ẹ̀ afẹ́ lọ ṣe wakekeeping ah mi mọ́ tán pèbẹ̀ awẹ́ ń a afẹ́ lọ ṣe candle night kí náà pèbẹ̀ awẹ́ ń ṣe ẹ̀sán kí mùsùlùmí lè mi kódà wọn gò nílé pẹ́ọ́pẹ́ mùsùlùmí làwọn àmọ́ wọn ti mọ̀ pé àbọ̀ tó bá já wọn kan báyìí ni wọ́n ma bá yín ṣe kódà wọn ma dìde pẹ̀lú yín tí wọ́n ó rìn yín lọ́wọ́ dáadáa lórí ẹ̀

káwọn tó jáwọn ìyẹn ṣètọ́n lè bà yọ́nú sí ọ so ara tó wà lọ́dọ̀ ṣètọ́n yẹn ìjọ ìjọ tún ni wọ́n bọ́ ṣe yọ gbogbo ọnúlẹ̀ kan náà yíwa mọ̀ wò àfọ́wà ní pé wà rídọ̀ lọ́hì rọ́yàtún látútù ìyọnú ọlọ́run wá ní tájẹ̀tì kan ní tí ò sí fílẹ̀ ìyọnú èèyàn kò sí bó ṣe léṣe kọbẹ́lẹ́kú ṣe kọbọ́lọ́sọ̀ọ́sọ́gbó ṣe gbogbo mọ̀ rẹ̀ rẹ̀ mẹ́dà lóhun olójú méjì bí ọ̀bẹ̀ ṣe mùsùlùmí ló pé rẹ̀ kí ní wọ́n sọ́ọ̀sì wa kan náà bọ́dá àwọn kẹ̀kẹ́ nàbẹ̀bẹ̀ tọ́lọ́kadà yẹn nàbẹ̀bẹ̀ lálà sí àwọn muslim wọ́n dẹ̀ máa sí àtẹ́lú òjíà àtẹ́lújò òsìwásí chọ́ọ̀tì wa nẹ́dẹ̀ ní ẹmọ̀ ráhùn yáyẹ pẹ̀lú ìjáb tó wá gbóúnjẹ chọ́ọ̀tì wa náà àwọn jẹ́kú jẹ́ òsì ọ̀rìbẹ̀ àwọn ní lálà sí rẹ̀ bọ́dẹ̀ wọ́n wọ́n dákẹ́nu kẹ̀kẹ́ náà ah! tẹ́ni bá sì mọ̀ ń lára kẹfẹ́gọ̀dọ̀ mọ́ pa gbogbo akọ́lá rí bẹ́ àfọ́wà ní pé ìgbàtọ́ pé yọnú àwọn èèyàn ṣeéṣe kíni kò ṣe bá ìyọnú ọlọ́run ò ṣe fílẹ̀ fa adrik ma la yutrok watruk ma la ni ò ṣe fílẹ̀ báyìí tọ́lọ́run ọba fẹ̀kẹ́ mọ́lé tọ́lọ́run yẹn táwọn èèyàn tó ṣe pé kò ṣe bá tẹ́lẹ̀ náà fẹ́kẹ́ Muhammad sallallahu alaihi wasallam tún wọ́n sọ fún wa pé ẹni tó bá ó kó sínú bínú ọlọ́run láti lórí ọnú àwọn èèyàn ọlọ́ọ̀bọ̀ wà bínú sí at the end of the day náà àwọn èèyàn tún ní gbàtì ẹni tó bá wá ń wá ìyọnú ọlọ́run látàrà bẹ́ẹ̀ wá rí bínú àwọn èèyàn àwọn èèyàn gbàtì wà láàrẹ ti pọ̀jù kẹ́nẹ́kẹ́ Ànábì sallallahu alaihi wasallam pé Ọlọ́run padà wá ah ká má ah <laughs> ó kà wọ́n sọ̀dọ̀dọ̀ so kò sí Ànábì àwọn òjíṣẹ́ Ọlọ́run wáyàn náà wọ́n tó bá ń wáyẹ̀ ní àwọn èèyàn ni wọ́n bá wọn ṣẹbọ àwọn bá nẹ́bí sallallahu alaihi wasallam àbí wọ́n ni òjíṣẹ́ ọlọ́run àwọn kèfèrí wọ́n bá nẹ́ wọ́n ni Muhammad wá jí àjọ máa sin ọlọ́run ọba rẹ̀ àjọ sí ti ẹlọ́dún kan àjọ sí ti wà náà lọ́dún kejì tàbá sí ti ẹlọ́dún kan báyìí a sì ti ẹ ní káwọn náà compromise ti wọn mi compromise ànábì dúró lórí ara gbà tó yá ní ó dáwà ànábì wájọba léwa lórí ànábì ní ìjẹ ìjẹsẹ̀ in tèmi fẹ́ ṣe mú fẹ́ sàlàyé òdodo fáwọn èèyàn kì í sọ balafẹ́ jẹ ká sàlàyé òdodo fáwọn èèyàn ká ma bá ti wá lọ ní ànábì dẹ́ sàlàyé àdíẹ̀dọ̀ fìdí gan ọlọ́n padà tún áfà ànábì gan tún sí olórí lórílẹ̀ kí a lè fẹ́ ṣe sí so ibá yìí àbí aha so ẹ̀dá kìí ká nínú tàwọn pọ́ìntì kí ẹ mọ́ compromise ẹ̀sìn fún anybody nukto mi ó yẹ kí tún mention rẹ̀ náà kí tún tó tẹ̀síwájú o ní pé àná kanáà bọ́lá sọ sẹ́ndì ah, ọ̀rọ̀ kan sí mi nípa àwọn kan tó ṣe pé kí ló ṣẹlẹ̀ ń wọ́n interview àwọn ènìyàn ni kí lẹ́ ṣe wọ́n pààyàn iṣẹ́ òní wọ́n bá wọ́n ṣe ṣe tí mọ́n bá wọ́n ṣe ní wípé ìmọ̀ wọ́n bá wọ́n múyàn wá èmí èlò tí mú wá fún ọba ah, ẹ̀ ó láti bí i ending last year ló bẹ̀rẹ̀ àbí January they are end the last year or ma beginning this year ó ní at least ó ṣá ti mú yẹn bí méjì wá ti mẹ́jọ sọ́kùnrin gbogbo àbóbìnrin ó ní obìnrin gbogbo wọn èyí tó mú aláṣọ ma kíkí ní báyìí bí a ní òpin 16 àbí 17 bóòlù ṣe mú eh, kíní pé app kan wà kíní kan chatù sí kan báyìí na pè so bí app ibẹ̀ ló ti mọ́ chatì wọn kíní kan kíní kan ó yá wá kí mi sílé bàtí rọ́sà ọ̀rọ̀ wọn padà jọ pẹ̀lú ọmọ ilé yìí kìní kan ẹ máa sanwó fún mi o èló 15,000 in táwọn ma yẹ wọ́tí ní gbogbo ènìyàn 15,000 wà ní ọkọ̀kọ́ sẹ́dì síkì sí sí okó lè bá wá dàtọ́ wá wá pẹ̀lú àwọn ti yá bóòlẹ̀ ṣe máa ń pa ọmọ fún ọlọ́run ọmọ fún ọlọ́run tẹbátọ̀ wá fún ọlọ́run kí di sẹ́lẹ̀ ìmọ̀ sí bẹ̀ ìgbàmí òun mọ́ bá wọn òun mú ìbá wọn fún ọlọ́run kí wà ní ìmọ̀ sí ìmọ̀ bá wọn díẹ̀sẹ̀ rẹ̀ múnì nígbà wọn di ẹsẹ̀ rẹ̀ mú pé máa ṣe ń fún lọ́wọ́ àbíkí bá wọn di ọwọ́ rẹ̀ so àwọn méjì kan ti dé tó bá ti rí tán wọlé bá ti wọlé àwọn tilẹ̀kùn àwọn méjì kó jáde from nowhere <clears throat> àwọn hàn díẹ̀ wọ́n fún lọ́rùn tí ó fi kú tó bá ti wọ́n bá di ẹsẹ̀ mú tí ó fi kú èlò náà máa ń fún yín ìgbà 30k ìgbà mí wọlé fún mi 40 <laughs> ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rin mo á wò ọ̀rọ̀ lọ báyìí ah, ah. so 30k 40k khalas 30k ọdẹ̀ believe líkẹ́ me èyàn wọ́n 30k tó bá ṣe mistake pa èyàn owó tó san yóò fẹ́ lé 400 million nínú Islam wo ọfẹ́ kan ní ẹpa mí ni ọ mọ́mọ́ ṣe mistake ni bọ́bá ilé mọ́mọ́ pa bọ́bá bá ti lè Oh, olórí ikú ọ kò sí tó lè fi escape ikú yẹn kíákíá dẹ̀ ni kíákíá ni ọba ilé pa ilé ni kí àlọ́rí àlọ́pẹ́ ní ìsinmi lẹ́kí yóò àkọ́kọ́ lọ lo kìní kan yẹ síbi kan tó àkàdà yà ń kàdà grant wọn ní kìní kan wọ́n kàdà lọ wọ́n lè padà reduce ẹ̀wọ̀n wọn sí 10 years wọ́n lè padà sọ di 20 years wọ́n lè padà kó ń bẹ́ pàyẹ ní Islam ní ìtìmá lùpọ̀ kó ń bẹ́ alkiyama yá ni kí ni mẹ́fà ní pé gbogbo wọn táwọn mú obìnrin ni wọn kí náà fi mú wọn kìní kan kìníkan ìṣekúṣe ìzìnà 15,000 ni wọ́n máa fún ló máa fi pè wá àwọn tó wá ń ta ń kọ́ ilẹ̀ mọ́ ra orí wọ́n máa tàbí fún ní 50,000 ilẹ̀ mọ́ ra ọwọ́ méjì lè mẹ́ra tèmi ìrìnàjò méjì lọ ìyìn tí lò kó ló wà ní ìyìn tí lò kí lẹ́fẹ́ fi ṣe oṣólẹ̀ mo fẹ́ fi ṣe oṣólẹ̀ tó dájú oṣólẹ̀ mo fẹ́ fi ṣe oṣólẹ̀ ni ẹ́ oṣólẹ̀ oṣólẹ̀ mo fẹ́ fi ṣe oṣólẹ̀ nìkanú àwọn àfáà olórí bú yẹn tọ́lẹ̀ ẹmọ́ sọ́sọ́lẹ̀ ẹ̀sì òsọ́lẹ̀ òsọ́lẹ̀ tó dájú bẹ́ aláwọ̀ ilé yóò represent Islam àwọn àfáìnà náà mọ́ sọ fíkẹ́ lọ́mọ ẹjọ́ jẹ kérésìmesì àwọn àfáìnà náà mọ́ sọ àwọn jẹkú jẹ náà ni wọ́n ẹ́ ká máa sí ogun máa sògùn owó máa wẹsẹ orí búkà kiri ìlú ìmí ìwọ̀n sẹ̀mí tẹ́lómi fi èèyàn náà gún mẹ́ ẹwọ̀ èyí tí ó lóun fẹ́ fi ọwọ́ èèyàn sọ́sọ́lẹ̀ hùn yóò gún náà nípa yóò gún tí ó kúnná yóò fọ́sẹ̀ sí yóò fi gbogbo ẹ̀ sí yóò àmọ́ fi wẹ̀ wọ́n lè ní kó lọ wẹ̀ lóríta mẹ́ta àbóríta mẹ́rin kẹ́dẹ̀ ní wọ́n lè lórí títí ìjọba ní ó sì lọ wẹ̀ wallah ó ní agbára ó burú jáì wallah ó panilẹ́kún ó ṣe nílé mà ló potential kidnapper nù potential pàyàpàyànú ah ẹni tó bá lè mú alàǹgbálẹ̀ tó bá lè gún yóò gun. èyàn wallahi yóò gún kò ní gún kíni tó bá lè dájú kó lè gbí alàǹgbá sí ẹmọ tó máa ń ṣe múṣú ayẹ̀ alàǹgbá ọ̀pọ̀lọ́ ejò wọn kó wọn sórí iná wọn dè wọ́n pa wọn kánná sí lábẹ́ láyé Allah akbar ah ati ah, àti àwọn eléyìí wọ́n yìí ṣe mùsùlùmí wallahi wọ́n jẹ́ alábí ṣe mùsùlùmí because ẹni tó bá jẹ́ islamu bá ń bẹ lára yẹn àánú òkun kẹ́kẹ́lẹ́ ọkàn rẹ̀ gbogbo ilé ta ma ń ké yìí ma ṣe kérésìmẹ́sì méjì wallahi látara àánú ni èyàn ma kíyàn máa sọ̀rọ̀ gbogbo èyàn láìkè yẹn àmọ́ ká ma ṣe wà sí rọ́mbì ká ma sọ tí ma dùnmọ́ inú ah, ah, aláwọ̀ ma jó ń jẹ́ káwọn yẹn lè bà láìkè àmọ́ ṣe àmọ́ àánú bí i tàbá sí kí ní ọdún mẹ́wàá lálò láyé dákùn ìṣẹ́jú mẹ́lò gbogbo àbára wájú Ọlọ́run bá subhanahu wa ta'ala ìgbàlú olúkálùkù wà mọ̀ pé ah, àṣẹ ń parọ́ fún wa láti jọyìn àṣẹ àwọn ilẹ̀ náà sòdodo potential criminal criminal burúkú wallahi ah, àwọn gùn kan ọwá kogbo sínú ọwá àwọn yíò wá ń ké anáfẹ́ fi bàtẹ̀ ẹ̀ka ah mo ti rún jálàbí kan rí olóngbò gbé sínú àpò boom ah tí ń fọmọ́lẹ̀ láàyè kò tí ẹ̀ kí ẹ̀bú yóò rí bí ẹ̀mẹ́ wà ló fọ́kẹ́ olóngbò tó farabalẹ̀ tó bá tó wá farabalẹ̀ kí ló fẹ́ ṣe má yóò wá dú oléwà gún láàyè gbogbo àwọn aláàgbà ó padà jù pálà sáà sálà fún ẹ̀mí ara rẹ̀ ni à ah! eré burúkú wọn kọ́lá mo sọ ńgbà yẹn ni o wọ́n dá wọ́n ti ẹgbẹ́ ọ̀rọ̀ àwọn òsá àlèmọ̀ bí ó ń súnà ní wọ́n àbẹ́sùn súnà ọ́sá ti wọ jàlàbíà ọjì ti défìlà lọ́dà ní kingdom àwọn aláǹgbáwò ọ̀daràn ni ọ́ Boko Haram wà nù <laughs> aláǹgbá ti torí bọ́gbó dànù wàlá àwọn ọmọ tẹwà ń kó sọ́dọ̀ àwọn jálàbí kan láwọn kan jálàbí wo ni kí ó tọ̀ ń tán ààrẹ jálàbí wo ni ó kọmọ Eh, wọ́n pé a máa wú fọ́mọ̀ kan sí lékè oún súnnà wá fi ọmọ méjì lọ ní fi kan sí lékè súnnà fi kan sí sọ̀dún jálà bí wọ́n wà méjì láàrin oṣù mẹ́fà anẹ́mù wọ́n tàbí tàbí kankan wá kílù islam kan ẹ́ ilé wọ́n kankan wá kílù islam bọ́bọ́ wà lọ́dọ̀ àwọn oníbídíà ní aláǹgbálọ́mọ̀ sàkáàkiri ọkà mọ̀ sí wá fàtí àti ní wà wá kẹsọ̀ tẹ ní wí wá dùmọ́ tẹ ní wú wá wíwú kéwú náà bọ́bá ti wí yíò lọ́gbọ́n látàrọ̀ dálẹ́ àti wíò náà ojoojúmọ́ ẹ̀ẹ́gẹ̀ẹ́ eh, eh, ọba ya báyìí wọ́n kàn mọ́ ní kí náà nìkan ó ti fò wọ́n kàn gbé sí bàrá ní lọ́pàdé ọlọ́pàdé wá wọ́n kàn gbé sí kí náà nìkan òláyíká aláhùdá mẹ́rọ bí i wà òláyíká òmúlímọ́fílẹ̀ lọ́kàn pẹ́rẹ́ntẹ̀ wá wòlímọ̀ ya ọmọ tán ṣe wòlímọ̀ àfáà ti ń kọ́ mọ́ kí mo wà ń bì kan wọ́n láfàá náà ṣe wòlímọ̀ ń jò ní àfáà ti mi ka mọ́sálásí tí ń ka ìkàkùkà ń ka yẹnnẹ̀yẹnnẹ̀ mú kàkùkà láìkì ah wọ́n ló ṣe wòlímọ̀ fáwọn mọ́ ń jò ní ah ẹ̀yìn òbí <laughs> wọ́n ti fọpọlọ yín gbá bọ́ọ̀lù o alùmígbò mọ̀ pàáfà sẹ́yìn ń ṣe wà límọ̀ ní bẹ́ẹ̀ ni awẹ́ ń parọ́ ni ọkéútán igbó lọ́ti kéútán ọkéútán ọmọ ìtì kéútán báyò àà ó kéútán bò ó lè kéútán irọ́ ma parọ́ fáwọn èèyàn kà mọ́ gbó lọ́wọ́ àwọn èèyàn lásán jálà bí láàmù yóò kàn mọ́ Wali àfáà sí olímọ̀ fáwà yìí náà àfáà sọ fáwà náà wọ́n nílé ni ò ti wá dáàfà ibi ìmọ̀ pa ìmọ̀ ń pa ń gbà ṣe bá tí mọ́ ń kakẹ́ wálí kọlúulì alíápù bọ́sì mọ̀ kanáà ní ọkà mọ́ lọ bẹ́ẹ̀bẹ́ ọpàdà tó bá yábà ni ó yà ká yàásí wàlíkúrí ànú rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ kọ́sá láǹgbà láàmọ̀ yẹn pàtí àfẹ́ẹ̀gá láǹgbà ló náà palẹ̀ kí wọn náà klóta ń tẹ̀rà wà báyìí náà ẹjá kó ń dídùn ìrí ọmọdé ni so ló jẹ́ pàwọn súnnà kò sí ètò kàwà kọmọ ń kẹ́ gidi ọ pé kòránì gidi tínú àwọn yóò dùn pé kọ́lá kòránì ọ tún ha or normal day àwọn ọmọ ìyẹn ká tó mọ́ pé ọmọdún mẹ́wàá plánù ní súnmọ̀ ìgbẹ́kọ́ ọmọdún ọmọdún mẹ́wàá yóò ti akọ̀ àǹtẹ̀ ọmọdún mẹ́wàá wọ́n ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ láti bí ọmọdún mẹ́rin sí mẹ́ta wọ́n ti bẹ̀rẹ̀ sí mọ́ wọn fún yáwóyáwóyá yóò tán tán yóò kìtì lọ ń pa láǹgbà òun ha kòrán lọ bẹ́ẹ̀ ni mọ́ àwọn àhàdí bẹ́ẹ̀ ni mọ́ kọ́ ìdè lárúbáwá sókọmọ̀ yẹ́gẹ́ tó dàgbà ó ti ní àwọn irinṣẹ́ tí ó fi lè gbọ́ ìsìláàmù yé ó ti gbọ́ lárúbáwá bí bá ṣe ń kan lárúbáwá òun gó mọ̀ pé tabakataba tutukutu yóò ti mọ̀ pé ah, àfá ìtukútu lẹ́túwò àánà láti kọ bẹ́ẹ̀ so kò jẹ́ kí ẹnìkan mọ̀ fi làákàyè rẹ̀ sí kí ni ẹ mọ̀ fi ṣeré ẹ́ kìí ṣe kọ́kọ́ ní pàkí wọ́n pọ̀ bẹ̀rù wọn náà tí wá parí láti wá parí lé kéwọ́n láti kíní kan yóò ohun àmọ́ wá mọ́sílásí kan láti mọ̀ kọ́ àwọn ìlásà látú káàkiri ọmọ rí wọn ní ṣiṣẹ́ ọ̀ṣiṣẹ́ ní kíni ọmọ mi níṣẹ́ tí mo ń mi ní tí níṣẹ́ báyìí mú wáṣẹ́ mú pé ó sókò sẹ́nìkan ń bẹ̀rùn tán lè wọ́n lè wá ń kọ́dù níbi làákàyè mú fún kọ́dù ah, ọmọ 32 wọ̀n níṣẹ́ gbogbo kí ní iná wà níbi pé ẹ̀kọ́ tàbá sí ń kọ́ àmọ́ láwùjọ ọmọ tẹ tí ó fi bẹ́bá fi lọ́gan ohun gẹ́mọ̀ pé láti jọ ẹ̀yìn kó kòkòrò àdúgbò nítorí ẹ̀ ní bọ́mẹ́ àti ní òtù ẹ̀yìn ará àdúgbò ẹni wá ní mọ́ pààyàn ní o àwọn tó pẹ́ ẹ̀yìn rẹ̀ fi ń kọ́ wọn pé à tọ̀ pé ẹgbẹ́ tọ́lọ̀ tí ní ẹ ni kọmíbà sẹ́rú ayé à kí ni ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbin owó táwọn èèyàn máa ń panuba ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbin ẹ̀ wọ́n sọ̀rọ̀ bóyá bí kọpa náà sọ́ọ̀mọ̀ sọ́ọ̀mọ̀ ẹ̀ ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbí kí n sàmọ́ ìtù ẹni kó fẹ́ lọ pààyàn tẹbára àwọn tó lọ pààyàn ìwọ̀n lẹ́wà rí pàá ah, àwọn èèyàn tó gbé nọ́mọ̀ èèyàn tẹ́mọ̀ rí ládùgbò náà ni wọ́n bí àwúrú àwọn èèyàn but ẹmọ̀ in ti bẹ ní àkídà àwọn èèyàn ti bàjẹ́ àkídà ìlà wa ń tún ṣe láwọn àwọn èèyàn sọ wádọ̀ta ọmọ olè rí pọ́n sún náà ni tó ṣe kíní tí ó àlọ́mọ bá wọn ṣe gbọ́n ẹ̀ṣẹ́ màláíkà wà lẹ́yìn náà ni àìṣẹ́ màláíkà àmọ́ lè bá mi kápá yìí sẹ́yìn ní ìṣẹ́lọ ni àwọn náà ìṣẹ́lọ wà kúrò ohun mọ̀ yá sí wọ̀dúnlọ́ àṣíyẹ́sọ́ àmọ́ tẹ́lẹ́ṣẹ̀ tí wá fi yàtọ̀ sẹ́lẹ́ṣẹ̀ tí ó ní pé ẹ̀ṣẹ̀ tí wá ah, ni ojú ẹsẹ̀ náà lè yóò mọ̀ padà kí Ọlọ́run mo ti ráṣì sí èmi Ọlọ́run bá forújì mi lójú ẹsẹ̀ náà ní ni ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ tó bá ẹ jẹ́ ká fi bẹ̀rù ọlọ́ba sáwọn alẹ́mì àwọn ọmọ obìnrin ẹ jẹ́ ká tí nínú ọmọ obìnrin tó bá kọ́ tó bá bí tó bá kọ́ lẹ́sìn ọ̀n fún olóúnjẹ ọ̀n tọ́jú rẹ̀ dàgbà fún àwọn tí ó padà lu ọwọ́ àti ọrùn rẹ̀ wà ah oníté ibi gbá ibi oúnjẹ ọmọ ni ẹ pẹ̀lẹ̀ kílẹ̀ pé ẹ́ tọ́mọ́ ibi oúnjẹ ọmọ tọ́mọ́ tí mọ́ ń jẹ lára obìnrin ìdòlò mọ́ rántí wọ́n tó ń tọ́jọ́ tó ń fọmọ lóúnjẹ nígbà tó bá kàn ń fún màálù àbágùntà lóúnjẹ káwọn alába tí ọ tó wá sàpá láti sí tó àbá ti kọ́ mẹ́rin lẹ́sìn tó yóò kó sọ́wọ́ kò sí ní kó sọ́wọ́ ọmọ 14 ẹgbẹ́ yẹn boyfriend mi ni ó lò fẹ́ fẹ́ mi ni kí ló tẹ́yìn tẹ́ra yín ẹwà ọmọ jù ní nà tí ó níbàdì àwọn ọkùnrin kéèkéé méjì ọmọbìnrin yẹn so bí at 11 àbí 12 ọ̀sọ́ ọmọ gbọ́ èjì kéèkéé ẹ̀bù lè sepa ojú ọmọ ẹ̀dá wáyé ọmọ kéèkéé ó tẹ̀lẹ̀ mo mẹ́sẹ̀jẹ̀ pé kó wá kí mi bóòlù ìjẹ́sẹ̀ girlfriend mi ni ọmọ limamu na pọmọ obìnrin yẹn tí ẹ ọlọ́mọ limamu bí kan lẹ́wọ̀n kan náà bóòlù ẹ̀sẹ̀ wá ṣe ẹgbà tó dé owó bóòlù sí ráyè gbóbìnrin wọlé bóòlù bí sí ráyè kún lè bàbá rẹ̀ láìkí bàbá rẹ̀ mẹ́ àwọn bèèrè tó ẹka mọ bèèrè ní ẹka tó mọ bèèrè kí ló tán fi pa bóòlù asẹ́sì kìí ṣe kọ́kọ́ wà sóbìnrin easily dé ibẹ̀ láǹfààní àti kàdédé pè kó ọ̀rẹ́ òun ti sápamọ́ sínú lẹ́ntì ẹ̀ ó kàn jáde ó kàn gbégi ni òun wá yọ bí orí rẹ̀ síta ìyẹn kàn bẹ̀rẹ̀ sí máa fọ́n bí tẹ̀ ni wọ́n ka ọmọ yẹn brutally wọ́n fatality náà pé wọ́n brutalize ọmọ yẹn kú wọ́n làwọn fọ́ ogun tún gbé pọ́ọ̀tù fọ́mọ́ lórí ẹmọ̀ àwọn wọ́n ẹ̀sẹ̀ fẹ́ ṣe eh, ọpẹ́ wọn tí ìmọ̀ sí dáadáa kó sáà fọ́ pàbó títẹ́ fi pàmọ̀ ìwọ ìmájìpọ̀mọ̀ òrèrè obìnrin ló wà lábẹ́ tọ́kùnrin kan sùn lé mọ́lẹ̀ tí kan wá ń fọ́ gímọ́ lórí bẹ́ẹ̀ àwọ that ah, ah. view àwọn mẹ́rẹ̀ in so. like kódà kò sí kí lójú wọn kò sí ẹmà bí kéèyàn sọ so. fẹ́ mọ́ sọkún kéèyàn so so, èmi èmi wọ́n múgi bàtí wáyé ìdẹ̀kú mọ́ tó wọ́n fọ́gi máa mọ́ sáà fọ́má tó padà kún nẹ̀ni ẹ̀má jí igi yóò ti bá lẹ́yìn jú ojú rẹ̀ yóò ti kú pa yóò ti bá ní anyway àwọn tó ń tí ní ọmọ kalẹ̀ fún ni ẹwọ ọmọ tó bá lẹ́sìn tó lẹ́kọ̀ẹ́sìn tán ti fẹ̀sìn kọ́ láti kékeré ọkùnrin ó pè ọkùnrin ìhun kò ní yóò kò ládùgbò àwàlá ah, ìjà tí ó sẹ̀ ẹ́kọ̀ọ́bà àwọn ènìyàn mọ̀ bí àwọn ènìyàn jà ní à ah, má tọ́ọ̀tì àwọn obìnrin táwọn kan fẹ́ rí jà tọ́pọ̀ wọ́lá àà ìgbà ọlọ́mọ̀ pé ohun tó wà lẹ́yẹ fàájú ìdí wọ́lá kò ní ni àwùfọ́wọ́ kiri mú àwọn tí kìnnà àwọn ọmọ ká jí obìnrin gidi lọ́jọ́ wájú kí wọ́n bí àwọn ọmọ gidi tí wọ́n tún àwùjọ sí ni kìí sáwọn ọmọ táwọn kó mọ̀ fi ṣe zina kí abadan láyéláyé àwòtíké ní gbogbo tẹ́lbí àtàrí fáwọn ènìyàn ẹwùn kama yìí ní sáwọn ọmọ ẹbá underage gan níwá nínú òfin gan kò sí reality gan wọ́n kàkàrà wọ́n kà fún ẹ́sẹ́wọ̀n tó àkàrà yà ó after 30 years kò sí ó wá pọ̀ bẹ́ẹ̀ ó wá pọ̀ bẹ́ẹ̀ tẹ́bára tó pọ́ wátà ẹrù yóò wà gbé mọ́tò orí ọmọ tí ò ṣiṣẹ́ ó sì wà Benz wọ wájú ilé bàbá rẹ̀ àti yàrí pẹ̀lú fídíò ha mo sórí rẹ̀ o ah, ẹwùyá ọ sórí rẹ̀ so tó bá jẹ́ mo ti wá padà gbáyẹ̀ sí ronú tó bá kí bí wọ́n mú ọmọ yẹn ah ọmọ òsì wá nìbọ̀ tó ẹkọ́ mọ̀ yẹn rógùn owó yẹn ṣe successfully tó ẹkọ́ bí wá gbé mọ́tò wà lébà ẹ̀hẹ́ orí rẹ̀ wà lè yùn ẹwù tán ẹwù parent ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run ọba ọ̀nà àwùjọ yìí ní tó Áfíríkà àwọn ọmọ kéèkéè ìbẹ̀rù Ọlọ́run lálẹ́ oran sí wọn lọ́kàn tó bá fẹ́ gbádùn àwùjọ àwọn sàbáàbù tó bá bẹ̀rù Ọlọ́run àwọn ẹlẹ́rì pé ah, àwùjọ yóò ṣe wọ́n náà ṣe bandit ọmọ náà fi ṣe bandit ṣẹ̀bá ọmọ tẹ́ẹ̀kọ́ náà fi ṣe Islam so mọ̀ dájọ́ Islam lórí bandit lórí bandit àti kí ẹ̀ máa dàlúrú tán bá mú ọ nínú Islam tọ́lọ̀ sọ Kùránì ní pé kí wọ́n gí ọlọ́wọ́ àtẹsẹ̀ wọ́n gẹ ọlọ́wọ́ tún àtẹ́sí òsì àwọn àlọ́ dẹ̀ ọ́sìbì kan tó fi kú síbẹ̀ ìdájọ́ banditi sọ pé islam olè sọpọ́tì banditi bá torí ìdájọ́ banditi gan ní islam gan ní ẹ ọmọ tó tún wá kékùn tó tún wá kọ pé eh so tí ma ṣe banditi wọ́n gẹ lọ́wọ́ àtẹ́sẹ̀ ní ọrọ́ ẹmọ́ yìí sí kò sẹ́ni tí ó fi lọ gan àwọn tó ma ń fi lọ̀kulọ̀ náà lọ́yẹ mọ́ mú àwọn tó ma ń fi lọ ló fi rẹ́ lòmí tọ́mọ̀ rẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ma lo ìjábù tó gùn ó rí páwọn ènìyàn kan wà ma ba ọ́n lé pàápàá jùlọ àwọn àfóhùn jálàbí ipe ẹ̀yin tó ṣẹlẹ̀ ẹ̀yin ọmọ yín ó ti lọ́jọ́ àwọn kìnnì kan ó ń jálà bí ní ó fẹ́ lu ọmọ rẹ̀ lítà ní òun ní fi wọ́n ń bá ọkàlì pé ọmọ ti fẹ́ bọ́ ọmọ ti ń lò jáàbù ní ti ń bá wọn ọkùnrin yìí ṣe ọ̀nkọ́ tààlà wájẹ́ sí wọn bẹ́ẹ̀ ni ní ti ń bá ààyè ah, ọmọ ti bọ́ yóò tètè wá sọ ọ́ ah, wọ́lọ́yìn tí mo sọ ìwọ́lọ́yìn kí ṣe ẹ̀sẹ̀ ìláìpẹ́ ń jálà ọmọ tó ti ń lò ọmọ yẹn ń sọ pé nílé mọ́mí ọgán sọ pé òun ti change à ah, ó lè dọ́dọ̀ tí wá tó ráwàgùn nígbà a ma jà lójoojúmọ́ tó fi dọmọ gidi ah, change o ń jálà wá ní pé o ń jálà instigate ó wá gbé ìyá ah ẹ má fọwọ́ kéré mú o wọ́n wá lọ kó àwọn fake soldiers wá láti wá àtàkì lékè wọ́lá ibi tí ìyá yẹn kó ó ní fẹ́ ṣe anything but àfún jálà bí ẹgbẹ̀lé àwọn òun ló ṣe kí ní ó padà ń sọ pé lóòtọ́ àfún jálà bí ẹ tẹ́lẹ̀ ó ti náwó àwọn ìṣekúṣe sẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ẹwùn kama ń jẹ́là bí o ní kọ́nkẹ́ owó fẹ́ bá ti ẹjẹ́ ni àwọn jẹ́là lọ sí àwọn ilé kéwì ẹ̀ àwọn obìnrin tẹ́sì àgbà wọ́n sì mọ̀ pé àyàwó ah, mi wọ́láì àwọn tẹ́sì dàgbà ẹ̀kẹ́ kéwì ìgbà táwọn wà ah, lè kéwì afẹ́ọ̀fẹ́ ilé gbọ́mọ̀ mí lẹ́sẹ̀ ọmọ obìnrin tó ti dàgbà tó ẹkún mọ̀ wà lọ́tọ̀ pé eh, eh, eh, ẹ̀yọ́ obìnrin bọ́ sí mẹ́yẹ ọkùnrin bọ́ sí mi afẹ́fẹ́ ilé gbé lẹ́sẹ̀ àyàwó mi ìyàwó mi bẹ́ẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ tó wá padà yá ọ̀nìkọmọlọmọ kí ó ní nǹkan mí ti ń ṣẹlẹ̀ because kò sẹ́kọ̀ ẹ̀sì ibi tẹ́kọ̀ ẹ̀sì dẹ̀wà wọ́n ti bá bẹ̀jẹ́ wọ́n ti ní ẹran ni wọ́n wà láwọn ti pọ̀ jù àwọn àdá kìnnìkan kìnnìkan ẹ́ àbí Allah subhanahu so ìmọ̀ wáyé afẹ́ lówó ni afẹ́ ṣe kìnnìkan tó bá fẹ́ lówó lọ ṣiṣẹ́ àndẹ́ má torí ẹgbàgbé ẹ̀sìn lọ bí iṣẹ́ láàárọ̀ lọ kọ́ṣẹ́ èmi ń kọ́ kápíntà èmi ń èmi ń kọ́ pop èmi ń kọ́ pop èmi ń kọ́ bọ́ ṣe ń ṣe ẹ̀hẹ́ àbí èmi ń ṣe business ló mọ́ sí ní tó dẹ̀ni mọ̀kọ́ ọmọ wábì kan nìkan ní oṣólẹ̀ tó dájú kan wà mú lọ àyàn ní wọ́n fi ṣoṣólẹ̀ wọ́n bá wọn ṣoṣólẹ̀ kẹ́kẹ́ wọ́n bá wọn ṣe jẹ́là bí kẹ́kẹ́ wọ́n bá wọn ṣogun dákun àbí Allah subhanahu wa ta'ala kó ṣe wọ́n fẹ́ ní أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته